fàpèrè tẹ́ di. ẹyin ẹyin yóò sókè ńláńláńlá torí gọ̀ǹgọ̀ sọ nílé sọ lóko. ó sọ lọ́jà ó sọ ní gbogbo ọ́fíìsì. torí ayé dojú kejì ayé fọ́nkánkán bí igbá ayé dojú kejì ayé lè kórókóró bí ojú ẹja ayé dẹ̀gẹ̀dẹ̀ bí àmọ̀. ayé o o. Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ́mọ̀. Wá sí wa létí lọ́sẹ̀ yìí o. Ibi tó ọ̀jọ̀gbọ́n ti jì sí kòtò. Kí olóye mọ́ bá gbàbẹ̀ lọ sọ́run alákejì ni. Fún ìpolówó ọjà ti kéde. Olórí ìgọ̀gọ̀ ń sọ. Ìrírí ayé tí lẹ́gbẹ́ lórí ìgọ̀gọ̀ ń sọ ni. Wọ́n pe Babátúndé Bámigbóyè ọmọ Ẹ̀dẹ́mọ̀. Èrò Èkìtì. Sórí nọ́mbà tiẹ̀ ní gbogbo ìgbà ni. Dẹ́yìn ká ọmọ olúọ̀dẹ kò fọ́sì ló sọ wípé alẹ́ tó payá jẹ́ ẹ̀ tó pọ̀ mọ́ ń jẹ́ àṣẹ dáadájọ́ ìyálé tó pọkọ jẹ tó pọ ọmọ ń jẹ àṣẹ dáadájọ. all all your on the beat. àjọyọ̀ òṣùpọ̀ orin àjọ ọkùnrin àtobìnrin tá à pè ní ìgbéyàwó igun aromatic sinapu nínú ẹ̀ méjìlá ń ṣèṣọmọ lórúkọ tàbí ìkọmọjáde fọmọ tuntun jòjòrò igun aromatic sinapu nínú ẹ̀ méjìlá ń ṣàwọn nǹkan ribiribi bíi ìsílẹ̀ ìdominira àtọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ òun àjọ̀dún igun aromatic sinapu nínú ẹ̀ méjìlá bákan náà là ń ṣèwúre àwọn nǹkan bílẹ̀ àtẹ̀sẹ̀ṣe pẹ̀láṣà wa ní àtijọ́yé ńlẹ̀ wa igu aromatic synap torí náà ètò yáyá kiri gbádùn àpẹẹrẹ àṣà wa tó lárinrin kódà àwọn alálẹ̀ wá fún ìtẹ̀lú pẹ̀lú wọn mọ eagle aromatic synap lódù tí ìsáìmọ̀ forúkọ ojúlówó eagle aromatic synap ń bẹ nínú pálí ẹ̀bùn tó seventy five cl èyí majesty àti one litre èyí emperor eagle aromatic synap bọ̀wọ̀ fásà jẹ gbádùn àṣà kò sí ní títà fẹ́ni tọdún rẹ̀ kiri sọdún méjìdínlógún o má ṣe mú àmupara. all all yours on the beat. abátúndé bá mi bóyé ìrírí aye gangan sọ ẹ kí ọmọ ẹdẹ máa kú iṣẹ àìmọye ọjọ tó ti rọ̀ tilẹ̀. ọlọ́run ìbà rẹ ní alẹ́ yìí ọba tí gbogbo wa ó padà jíìn fún lọ́jọ́ ògbéǹde àlìkíámọ̀ ìbà rẹ ní alẹ́ yìí Elédùmarè ọlọ́run tó jókòó sórí ìtẹ́ ẹ̀ tó ń ṣohun tó wù ú lásìkò tó wù ú ní alẹ́ yìí ọ̀gá ògo jùlọ ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀ ọ́ má àánú rẹ kúrò lórí mi lórí iṣẹ́ mi lórí ilé mi ọlọ́run a dúpẹ́ bẹ́ẹ̀ ti ń tì wá lẹ́yìn ní gbogbo ìgbà lójoojúmọ́ ní wákàtí wákàtí níṣẹ́jú ìṣẹ́jú ọlọ́run àdúpẹ́ o torí lójú àwọn ìka èèyàn bíi pé ká ti nalẹ̀ lógèdèǹgbé ọlọ́run ti ń ṣe ọ́ bíi wọn àwa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ adẹ́dàá ó hmm, ṣèjàre dáadé báńkì wípé ká má lè sọ̀rọ̀ mọ́ eh, <laughs> ọlọ́run tí ò gbà fún wọn àwa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run ẹ ṣé bàbá Elédùmarè lórí ètò yìí lórí àwọn ikọ̀ ètò yìí àdúpẹ́ àdúpẹ́ ọ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́ níkọ̀ọ̀kọ̀ àti ní gbangba àtẹ̀ntàmọ̀ àtẹ̀ntàmọ̀ ní agbára ọlọ́run Elédùmarè àtẹ̀yìn àtaya àtọkọ yín àtàrà ọmọdọ́mọ yín wọn ní kànbínú ọlọ́run àmọ́ rírì yín àdúrà yín gbà lórí wa ẹ ṣé o àdàbàláwà eighty eight dot nine tó kalẹ̀ sí àkúrẹ́ olóyè mẹ́kun tá à ń gbóhùn sáfẹ́fẹ́ nílùú lárámọ̀kín ló kọ gbogbo àwọn lọ́gàálọ́gàá àtàwọn apàṣẹ tí wọ́n dìgírí dìgbàró ìkànnì yìí tó fi dé ẹnu lóró lọ́hùn-ún lọ́dọ̀ bàbá James Oníyà ló kọ Jùmọ̀kẹ́ Haúsá tí ó mọ wàwá káàkiri fún talẹ́ yìí yàyàyà o yàyà ràrà ọ̀dà ọdún ayọ̀ láṣẹ mi gbọ́yàn láwùsá ni o ṣùgbọ́n mo sọ yorùbá pé ọdún ayọ̀ láṣẹ o. lókọ ìjí oníyàn bàbá àbèjì Felix akọmọláfẹ́ kéèyàn jẹyàn jẹyàn kéèyàn tún wá skata ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí láyé nu láńkínkù ẹ̀ka àlẹ́ ọ̀ lókọ ìzíkẹ́ ọlọ́run ń tí gbogbo ayé mọ̀ sí dádì bank tá a jọ ń bẹ́ẹ̀ kó lóyìí lókọ ọláyínká pòpò ọlá lókọ iléeṣẹ́ intercontinental distillers limited tí wọ́n ṣe agbátẹrù abala ti àwà yìí mo kí wọn lágboolé ìyá mi lálẹ́ yìí nílà ọ̀ràngún lágboolé olúmọbì èmi rèé ọmọ olúmọbì láwùjọ ọmọ báwàrà lẹ́yìn dì ọmọ owó ẹ̀yẹ òsùn ní san tìyà ní èsìn hàn lẹ́yìn dì Babátúndé Bámigbóyè lórúkọ mi ọmọ ẹ̀dẹ́mà ọmọ ẹ̀dẹ́mà nílùú Ìjẹ̀rò Èkìtì èmi a máa wí pé èèyàn tó bá sọ mí nù ló sọ èèyàn nù ẹ ń bá èmi olúwa rẹ̀ lórí èèyàn rehe àké ló ní ẹ̀mọ́ torí mi ké àjà ló ní torí mi jà apárí tó lóhùn ó di ṣùkú ara ènìyàn tàn jẹ mójọba bá tó bí mi lọ́mọ tọ̀rọ̀tọ̀rọ̀ ńlẹ́ ṣẹyẹ iyì adé aṣojúkọ̀rọ̀ òwe ìròyìn aláròyé báyé bá ń jí ayé òní kan bínú ọlọ́run elédùnmarè ah, pásítọ̀ mrs ológun níwájú dóòmù ní farmers congress níwájú dóòmù lákùrẹ́ yìí báyé bá ń jí ayé ẹ̀ní kan bínú ọlọ́run elédùnmarè ẹ̀ka alẹ́ o gọ̀ǹgọ̀ ń sọ lè tó ọdún ń lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ayé mi ò máa nílọ sópin. ọdún ń lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń mi ò mọ̀ nílọ sópin àmì. ọdún lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ayé mi ò mọ̀ nílọ sópin ayé gbogbo wa ò ní lọ sópin láṣẹ ọlọ́run elédùnmarè orin tuntun rèé látọwọ́ délédára tó pè ní ọdún ayọ̀. Mm, gbogbo ẹ̀yin tẹ̀ ń bi wá ẹ lè ríra lọ́dọ̀ Majibai Records nọ́mbà sixteen cathedral lakure. nọ́mbà Adélé Dàlà rè ara wa ni zero eight zero three seven six eight one six six six zero eight zero thirty seven sixty eight sixteen sixty six ẹ jẹ́ n sáré jẹ́ iṣẹ́ yìí fún yín ká tó mọ̀ tẹ̀ wájú. kẹrin là ń ṣàjọyọ̀ òṣùpọ̀ orin àjò ọkùnrin àtobìnrin tá à ń pè ní ìgbéyàwó igun aromatic sinapu nínú ẹ̀ mẹ́kẹ́ là ń ṣe sọmọ lórúkọ tàbí ìkómọjáde fọmọ tuntun jòjòló igun aromatic sinapu nínú ẹ̀ mẹ́kẹ́ là ń ṣàmọ nǹkan ribiribi bíi ìsílẹ̀ ìdominira àtọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ òun àjọ̀dún igun aromatic sinapu nínú ẹ̀ mẹ́kẹ́ bákẹ́ náà là ń ṣèwúre àwọn nǹkan bílẹ̀ àtẹ̀sẹ̀sẹ̀ pẹ̀láṣà wa igun aromatic sinapu nínú ẹ̀ mẹ́kẹ́ là ń ṣàjọyọ̀ iyì ẹ̀yìn àtàpọ́nlé fún gbogbo àwọn lọ́wọ́ lọ́balọ́ba olórí àtìjòyè ńlẹ̀ wa igu aromatic sinapu torí náà ètò yáyá kiri gbádùn àpèrè àṣà wa tó lárinrin kódà àwọn alálẹ̀ wa fún ìjẹ̀lú pẹ̀lú wọn mọ eagle aromatic sinapu lódù tí ìsáìmọ̀ fọlọ́kọ ojúlówó eagle aromatic sinapu ń bẹ nínú pálí ẹ̀bùn tó rẹwà seventy five cl eyín majesty àti one litre eyín emperor eagle aromatic sinapu bọ̀wọ̀ fásà jẹ gbádùn àṣà kò sí títàfẹ́ nítorí orí rẹ̀ kéré méjìdínlógún o má ṣe mú àmupara. ẹ jẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò fún tèmi orí ibi tá a wà láti bí ọ̀sẹ̀ mélòó kan náà láṣù wa gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè ẹ̀yin aráàlú pé ǹjẹ́ àti ẹ̀ ti rí ọmọ ọdún kan àtoṣù kan yóò ti pọ́ ọmọ ọdún kan àtoṣù méjì báyìí ó lé tí wọ́n ní wọ́n ń wá nínú ìjọ sọ títóbi ẹ̀ tí àáfàá Babátúndé ọmọ ẹ̀mí tí ó jẹ́ olùdarí àti alákòóso fún ní ọ̀ṣilẹ̀ lákùúrẹ́ pé ṣé wọ́n ti rọ́mọ náà rárá o wọ́n tí ì rí ọmọ náà di bá a ti ń sọ̀rọ̀ yìí láti ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún tá a wà yìí bí mo ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lálẹ́ yìí ó fi ọlọ́run ṣe ẹlẹ́rìí tí mò ń sọ yìí inú ìbànújẹ́ ọkàn nìyá ọmọ náà wà pàápàá gan ó ti ti ilé ìwòsàn délé ìwòsàn lénìí ọlọ́run ó ṣàwárí ọmọ náà lágbára ọlọ́run elédùnmarè lọ́jọ́ monde ọ̀sẹ̀ tá a wà yìí a bá wọn alága kan a bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé ah, ẹ ti ẹ̀ wá wà nílùú yìí ṣé ẹ gbọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí náà ní ẹ̀yìn kan kí wàá lohun tí àwọn kan kí lohun tí alága wọn wí torí a pè wọ́n lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá pé ẹ̀yin kan ẹ̀dẹ̀ wà nílùú yìí o ẹ̀yin lọ́balọ́ba ẹ wà nílùú yìí tọmọ kékeré sì sọnù kí wàá lohun tí alága kan kí lohun tí wọ́n wí. kí lorúkọ yín gbà. orúkọ mi ni ẹni ọwọ ayọ ládàpọ̀ alága kan náà ló fi ẹ jọ̀ọ́ sà ṣe lè bá wa gbóhùn sókè díẹ̀ sà ẹ jọ̀ọ́. ok orúkọ mi ni ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé ayọ̀ ládàpọ̀ alága kan ondo state. nípa ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ondo pé ọmọ sọnù nínú ìjọ sọtítóbi ẹ̀ láti ọjọ́ kẹwàá oṣù kọkànlá ọdún tí a wà yìí ǹjẹ́ àwọn kan gbọ́ sí well officially kan ni ò gbọ́ sí ṣùgbọ́n a gbọ́ gẹ́gẹ́ bí ará ìlú nítorí pé gbogbo ohun tó lọ lórí afẹ́fẹ́ nínú news àwa náà ń gbọ́ bẹ́ẹ̀ kò sẹ́ni tó dìde pé kan lè ṣe ọ̀rọ̀ ọ̀hún àti pé ìjọ tí ọ̀rọ̀ kan náà kò sí lára àwọn ẹ̀yà tó wà ní ẹ̀ka kan ọ̀nà márùn-ún ni kan ní pé sí five blocks wà ní kan yẹn ìjọ iye tó bá jẹ́ pé ìjọ ni kò sí ìkankan nínú nínú rẹ̀ gbogbo akitiyan wa láti jẹ́ kí alẹ̀ lè mọ bí a ti lè bẹ́ẹ̀ yàn sọ̀rọ̀ náà ni kò so èso rere nítorí náà mo fẹ́ sọ pé ẹnì yìí kò sí ní ìkan nínú àwọn ìjọ tó wà lábẹ́ kan. àmọ́ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí alága àwọn kan nípínlẹ̀ Ondo ṣé tí nǹkan bá ṣẹlẹ̀ ní. Ni ó ní ọ̀dọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi ṣé tí èèyàn bá ti darapọ̀ mọ́ kan kò sí ìgbésẹ̀ tí kan lè gbé sí ni àbí aníkábèrè yẹn ni sà. lábẹ́ òfin ní Nàìjíríà hmm. freedom of association wà òfin ò fààyè gbà mí láti lọ fi agídí mú ẹnìkan ní dandan pé ó gbọ́dọ̀ máa ṣe papọ̀ pẹ̀lú mi ìjọba ló ní agbára fi ṣe èyí. Okay ìjọba lè sọ fún ọ pé níbi tó wà yẹn pé kò tọ́ àbí ó tọ́ ìjọba lè sọ pé bó ṣe rìn ó tọ́ àbí ó tọ́ lábẹ́ òfin ìjọba ní àṣẹ ṣùgbọ́n can bíẹ́ bí an organisation kò ní àṣẹ lábẹ́ òfin láti fagídí mú ẹnikẹ́ni láti lè jẹ́ ìkan nínú àwọn ènìyàn rẹ̀ and àtijọ́ tẹ́ pé kò ní bófin mu tí n bá gbéra nílé mi àbí tí n bá gbéra ládọ́bí pé kílẹ̀ ń ṣe níbẹ̀ òfin ò gbà mí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ àwọn civil defence àwọn ló ní àṣẹ yìí àbí ìjọba pàápàá fúnra wọn ni ó lè lọ láti lè béèrè ìjọba lè wọlé ẹnikẹ́ni pé kí ló wà nílé rẹ nísìkẹ́ bí ẹnìkan mi ò lè dá wọnú lé yín kí béèrè pé kí ló wà nílé yín bẹ́ẹ̀ láì fún mo ní àṣẹ ìjọba lọ́wọ́ so èyí ni ò jẹ́ kí káàní pẹ̀lú lè sọ pé a fẹ́ lọ sínú ibì kan tí a fẹ́ lọ bí pé kí ló ń ṣe bẹ́ẹ̀ bẹ̀tà pẹ́ni tó wà lábẹ́ kan mo ní àṣẹ àti oore ọ̀fẹ́ tí wọ́n fún mi láti ránṣẹ́ pé àbí kí n pe àwọn tó jẹ́ ọ̀gá fún pé káwọn ọ̀gá ẹ̀ wá rí mi pé nǹkan báyìí la gbọ́ nípa àwọn ọmọ tó wà lábẹ́ yín irú ẹ̀ tí ìrẹ́lẹ́ dájú pé a sì ṣèwádìí rẹ̀ a sì rí bí ọ̀rọ̀ ṣe rí bí a sì ṣe àtúnṣe àwọn tó yẹ ká ṣàtúnṣe lé lórí. ǹjẹ́ ǹjẹ́ ó ní bí gẹ́gẹ́ bí ìjọ sọ tí tóbi ẹ̀ ṣe sí ní abẹ́ yín yàtọ̀ sí àlàyé ń ti yé wa ǹjẹ́ ó ní àwọn ìgbésẹ̀ míì gẹ́gẹ́ bí olórí gẹ́gẹ́ bí èèyàn kan gbòógì nílùú gẹ́gẹ́ bí adarí ọmọlẹ́yìn Kristi ǹjẹ́ ó ní ìgbésẹ̀ tẹ́ ẹ ti gbé gẹ́gẹ́ bí ìfikùnlukù àbí bóyá ẹ kàn rí ẹni yìí o láti mọ̀ bóyá ṣé lóòótọ́ ní nǹkan yìí ń lọ àbí báwo sà. bí tí n bá rí sójú nísìnyí bí àwòrán rẹ̀ bí amúlé dààmú mi ò mọ̀ ṣùgbọ́n mo ti gba ẹ̀rọ tẹlifóònù rẹ̀ tí mo ti ránṣẹ́ pé tí mo ti pè several times pé a ò ní miss láti connect ẹni tí mi ò sì lè rí bá sọ̀rọ̀ ó ṣòro fún mi láti sọ pé àìkàn báyìí ní ti tìlẹ̀ gẹ́gẹ́ bí ará ìlú gbogbo hmm. èèyàn ṣe ń gbọ́ làwọn náà ti dáko láwọn èèyàn láti pàrọ̀ fún àwọn ìjọba ohun tá à ń sọ yìí kì í ṣe ohun tó lágbára ìjọba ní agbára láti béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìkùlé hmm. ilé rẹ̀ tí ìjọba bá ṣiṣẹ́ wọn. tí n bá gbọ́ yíyé sáà ẹ ó túmọ̀ sí pé ẹ ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olùdásílẹ̀ yẹn ẹ ti gbìyànjú àti bá wọn sọ̀rọ̀. gbogbo ìgbà tí gbogbo ìgbà tí mo ti pe ẹ̀rọ aago wọn níṣì ẹ pè mí mo sì gbé ìpè yín mo rí i pé mo ti miss call mo jáde nínú ètò tí mo ń ṣe lọ́wọ́ sí ni tó pé mo rí i pé nọ́mbà yín ni mo rí mo dẹ̀ jáde láti wá dá yín lóòótọ́ mo mọ tí ó ṣeé ṣe kẹ́ ẹ pè mí fún mo ṣe jáde ṣé n bá rí ìpè tó pè mí lẹ́ẹ̀mejì mẹ́ta mẹ́rin ó yẹ kí n lè pè é padà pé nǹkan báyìí tí bá rẹ tó send message sí mi yẹ kí n lè reply message gbogbo àwọn akitiyan ni mo ti pè lórí aago lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n tí kò tí a kò lè tí a kò connect ara wa. ó dáa sá ní kúkúrú èdè sá gẹ́gẹ́ bí nǹkan tí n bá tún gbọ́ ń yé dáadáa nínú àwọn àlàyé tẹ̀ ń ṣe ẹ ìjọ sọ títóbi ẹ̀ kò sí ní kankan nínú ẹ̀ka àwọn kan àbí ọmọlẹ́yìn kristi bẹ́ẹ̀ ni. mélòó lẹ́lẹ́ pín sí ipa márùn-ún ni kan wà. àkọ́kọ́ catholic secretariat catholic secretariat ìyẹn ni àwọn ìjọ catholic ìkejì ni christian council of nigeria ìyẹn ni anglican methodist baptist presbyterian african church àwọn bíi mẹ́sàn-án ló wà níka yẹn ìkẹta òun ni cpfn pfn ìyẹn ni gbogbo àwọn pentecostal cac the apostolic ìkẹrin òun ni uh, oic àwọn ìjọ aláṣọ funfun àti àwọn tó fara rọ yí wọn ká ìkarùn òun náà ni efa tẹka ìjọ efa àtàwọn tekan ìpele márùn-ún yìí ni olúkúlùkù ló sì ní olórí ti tiẹ̀ ní ìpínlẹ̀ yìí gbogbo aládùn ti jọ ń ṣe papọ̀ gẹ́gẹ́ bí ìkan náà. ẹ àmọ́ níbi tọ́rọ̀ wá dé dúró yìí sà gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé ẹni tí ò bá ti sí ní abẹ́ kan ẹ lágbára lórí ẹ ìjọba ló lágbára lórí ẹ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe wá jẹ́ èèyàn kan gbòógì ní orílẹ̀-èdè yìí ìmọ̀ràn wo lẹ fúnjọba lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. mo fẹ́ bẹ ìjọba wa pé kí wọ́n lo gbogbo ọ̀nà tí òfin gbà láàyè fún wọn láti lè pe ìjọ ìsákèsí láti lè béèrè lọ́wọ́ wọn mi ò tí ì gbọ́ pé bóyá ìjọba tilẹ̀ pè wọ́n wọ́n béèrè pé bó ló sọ̀rọ̀ yìí ká gbọ́ àlàyé tí tiwọn náà because gbogbo táwọn sọ̀rọ̀ sí i wọ́n ní wọ́n ní sì ni ọlọ́rọ̀ gan àti ìgbọ́ ti kẹnu ẹ̀ gẹ́gẹ́ bí ibi tí mo rí síbé so ẹ mo rọ ìjọba wípé kíjọba pè wọ́n ká gbọ́ ti tẹnu wọn irú bẹ́ẹ̀ ṣe bí mínísítì náà káwọn náà yọjú síta káwọn náà ká gbọ́ tẹnu wọn kí ọkàn aráàlú lè balẹ̀ nípa bí ọ̀rọ̀ náà ṣe lọ sí àwọn tí ó ní ọmọ wọn sọnù ó ká lára ó sì ká aráàlú náà lára torí pé ènìyàn odidi ènìyàn ní aṣọ pé ó sọnù tó mọ bẹ ìjọba wípé kí wọ́n lo gbogbo ọ̀nà tó wà lábẹ́ òfin láti lè rí i pé ọ̀rọ̀ ìpè ó yanjú kí àsùnwó ọmọ ẹ jáde kí inú àwọn òbí ọmọ yìí tó lè dùn kí àwùjọ kó lè tẹ̀síwájú. kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí àti ipò tí ẹ dìmú lórílẹ̀‐èdè yìí. ẹni ọ̀wọ̀ ọ̀mọ̀wé ayọ̀ ọ̀làdàpọ̀ alága ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi kan ti ìpínlẹ̀ ondo. ẹ ṣe mú bọ́tà ìrìn là ń ṣàjọyọ̀ sopọ̀ rìn àjò ọkùnrin àtòbìnrin tá à ń pè ní ìgbéyàwó igun aromatic sinapu nínú ẹ̀ méjìlá ń ṣe sọmọ lórúkọ tàbí kó wọn jáde fọmọ tuntun jòjòló igun aromatic sinapu nínú ẹ̀ méjìlá ń ṣàmọ nǹkan bíi sílé ìdominira àtọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ òun àjọ̀dún igun aromatic sinapu nínú ẹ̀ méjìlá bákẹ́ náà là ń ṣe wúre àwọn nǹkan bílẹ̀ àtẹ̀sẹ̀sẹ̀ pẹ̀lásà wa igun aromatic sinapu nínú ẹ̀ méjìlá ń ṣàjọyọ̀ iyì ẹ̀yìn àtàpọ̀lẹ́kùn lọ́balọ́ba olórí àtìjòyè ńlẹ̀ wa igun aromatic sinapu <laughs> torí náà ètò yáyá kiri gbádùn àpẹẹrẹ àṣà wa tó lárinrin kódà àwọn alálẹ̀ wa fún tèlú pẹ̀lú wọn mọ eagle aromatic sinap lódù tí ìsáyìn ọ̀fọlọ́kọ ojúlówó eagle aromatic sinap ń bẹ nínú pálí ẹ̀bùn tó rẹwà seventy five cl eyín majesty àti one litre eyín emperor eagle aromatic sinap bọ̀wọ̀ fásà jẹ gbádùn àṣà kò sí títà fẹ́ni orí rẹ̀ kéré méjìdínlógún o má ṣe mú àmupara. Oh, wọ́n ní kí a má ṣe mu àmupara ọ̀rọ̀ tẹ́ ń gbẹ́yìn tẹ́ ẹ gbọ́ yìí lọ́jọ́ monde ọ̀sẹ̀ yìí làwa àti àwọn alága kan tá a pè wọ́n ní orí aago àmọ́ gbà tó di ọjọ́ tuesday àwọn obìnrin tó lóko lágbàáyé National Council of Women Society of Nigeria wọ́n gbé pátákó ajúwe lóríṣiríṣi wọ́n ṣèwọ́de ìta gbangba lákùrẹ́ yìí láti roadblock lọ pé bo ni ẹni ńlá gold ọmọ ọdún kan wà ta ló gbé pamọ́ a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu sọ títóbi ẹ bí wọ́n ṣe ń wọ́de ìta gbangba nù ṣùgbọ́n gbà tó di ìrọ̀lẹ́ láàrin bíi aago mẹ́ta àbọ̀ sí bíi mẹ́rin sírọ̀lẹ́ lọ́hùn-ún lálàlú o àwọn àjọ DSS pẹ̀lú àwọn agbófinró míì wọ́n darapọ̀ wọ́n wá sínú ìjọ sọ títóbi ẹ̀ wọ́n sì gbé olùṣọ́ àgùntàn náà ìhun àfa Babátúndé sọ títóbi ẹ̀ láti fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò dìbà tí ń sọ̀rọ̀ yìí wọ́n sì wà lákàtà wọn wọ́n ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lọ́wọ́ ó dáa a pe àwọn lálẹ́ yìí a pe àwọn ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn látòrí afẹ́fẹ́ yìí náà ni o àwọn national human rights commission a pè wọ́n láti orí afẹ́fẹ́ yìí a sì gbọ́ tẹnu wọn pé ń ah, bo lọ̀rọ̀ ìdè dúró ǹjẹ́ yìí náà tiẹ̀ gbọ́ ipa wo lẹ ìgbésẹ̀ wo lẹ gbé ẹ jẹ́ ń sáré bẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn wọ̀nyí ẹ jẹ́ ń sáré bẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn wọ̀nyí wọ́n ń bẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹ̀yin ọmọ nàìjíríà ẹ dákun obìnrin kan rèé láti ìlú Kàbà ah, láti bí ọdún díẹ̀ ni wọ́n ti ní wọ́n ní àìsàn kan tí wọ́n ń pè ní fibroid oyún ìju wọ́n sì ń wá ẹ̀yin ọmọ Nàìjíríà olójú àánú tẹ́ lè bá wọn tọ́jú ẹ̀ lọ́fẹ́lì tẹ́ ẹ̀ ní gba nǹkan kan tá a sì padà fi ẹ̀mí ìmoore hàn fún yín nọ́mbà wọn rèé zero seven zero five five three three nine eight one one. 07055339811. arákùnrin kan náà rèé ó ní láti bí obìnrin ní láti bí ogún ọdún báyìí ó lóun máa ń ké wá láti bí ojú oorun látojú oorun tó bá ti wá ké látojú oorun yóò wá máa nà pọ̀npọ̀npọ̀n mọ́lẹ̀ láti bí ogún ọdún ó sì jẹ́ gbogbo ọjọ́ orí rẹ̀ jọmọ thirty six years ó lóun sì ti rìn rìn rìn rìn ìyá rẹ̀ gan bá wa sọ̀rọ̀ tó méje tó méje lójú kò sí ọ̀nà àbáyọ àìsàn búburú ò ní kọlù wá tẹ́ ẹ bá mú kó àìsàn yìí tẹ́ ẹ sì ní ọ̀nà àbáyọ lọ́wọ́ á padà fi ẹ̀mí ìmoore hàn nọ́mbà ìyá ọmọ náà rèé àbí nọ́mbà obìnrin nǹkan fún rẹ̀ kò wọ́kọ́ o àìsàn ara ẹ̀ ló fẹ́ kó lọ o nọ́mbà rẹ̀ rèé zero eight one zero one three three four four four three zero eight one zero one three three four four four three ẹnìkan tí ó jẹ́ ẹni kẹta iṣẹ́ rẹ́girẹ́gi ní í ṣe ṣùgbọ́n igi ya lù ú níbi tó ti lọ rè rẹ́gi lóko láti bí ọdún díẹ̀ sẹ́yìn ó wá di aláìlágbára mọ́ òun ló sì ń bọ́ ara bọ́ ẹbí tẹ́lẹ̀ òun gan wá dẹni tí ò lè jẹun mọ́ báyìí ó sì lọ rè kọ́ṣẹ́ shoemaker ó ti mọṣẹ́ àmọ́ kò sówó tí ó fi ràrin iṣẹ́ kò sì sówó tí ó fi dá dúró ẹjọ́ tá a bá bó sì jẹ́ ṣúmẹ́kà lẹ́yìn tẹ́ nínú iṣẹ́ tẹ́ bá wa kó fún ó ti mọṣẹ́ ń bẹ nílùú ọ̀wẹ́nà nọ́mbà rẹ̀ rèé zero nine zero five nine one five five three seven three four zero nine zero fifty nine fifty five thirty seven thirty four ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀dẹ̀ gọ́ngọ́n sọ ló sì ń lọ lọ́wọ́. ejate waju amboa oṣù kẹrìnlá ń ṣàjọyọ̀ sopọ̀ orin àjọ ọkùnrin àtobìnrin tá à ń pè ní ìgbéyàwó igun aromatic synap nínú ẹ̀ mékìlá ń ṣèṣọmọ lórúkọ tàbí ìkómọjáde fọmọ tuntun jòjòló igun aromatic synap nínú ẹ̀ mékìlá ń ṣàwọn nǹkan ribiribi bíi ìsílẹ̀ ìdominira àtọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ òun àjọ̀dún igun aromatic synap nínú ẹ̀ mékìlá bákan náà là ń ṣèwúre àwọn nǹkan bílẹ̀ àtẹ̀sẹ̀sẹ̀ pẹ̀láṣà aromatic synap nínú ẹ̀ mékìlá ń ṣàjọyọ̀ iyì ẹ̀yìn àtàpọ́nlé fún gbogbo àmúlọ́w lọ́balọ́ba olórí àtìjòyè ńlẹ̀ wa igun aromatic synap torí náà ẹtú yáyá kiri gbádùn àpèrè àṣà wa tó lárinrin kódà àwọn alálẹ̀ wá fún tèlú pẹ̀lú wọn mọ eagle aromatic synap lódò tí ìsáyàn foroko ojúlówó eagle aromatic synap ń bẹ nínú pálí ẹ̀bùn tó rẹwà seventy five cl èyí majesty àti one litre èyí empro eagle aromatic synap bọ̀wọ̀ fásà jẹ gbádùn àṣà kò sí títà fẹ́ni tọ́dún orí rẹ̀ kiri sọ́dún méjìdínlógún o má ṣe mú àmupara. ìrírí ayé ayé gangan sọ. ká tó mọ tẹ̀ ọ́ wájú lẹ́nu lọ́lọ́ yìí níṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Ìṣó lọ́nà Ọ̀wọ̀ nípa awakọ̀ kan tí wọ́n ní wọ́n yìnbọn pa awakọ̀ tírélà àbí ẹ̀ tí wọ́n yìnbọn pa tó wá dáná mọ́ èèyàn gbà náà wọ́n lẹ́nìkan gbàgbé gìtá ó tuntun ó ṣẹ̀ṣẹ̀ lọ rà á ó gbàgbé ẹ̀ sínú mọ́tò bóyá là lórí ìlódé bá tó bá jẹ́ yìí tẹ̀ ń wá àwọn aláàánú kan ti bá yín rí nọ́mbà nọ́mbà tẹ́lẹ̀ pèrè zero eight zero thirty eight sixty four thirty nine fifty four zero eight zero three eight six four three nine five four ńlẹ́ àrólé nílùú òwárọ̀ ọ̀ka ẹnìkan náà láti ìlú òkà rẹ̀ wọ́n ní dírẹ́fà ni wọ́n wọ́n ẹrù sọnù. So Eh, wọ́n ní bàtà àti aṣọ ló wà nínú ẹ̀ wọ́n ní gbọ̀ngàn làwọn sì ti rí i pé ẹrù náà sọnù tábà wá rẹ̀ ní tó bá wọn rí ẹrù yìí nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí rèé zero seven zero six two six three nine two nine one zero seven zero six two six three nine two nine one ẹ jẹ́ kàn sí àwọn ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn nílẹ̀ yìí ẹ jẹ́ kàn sí wọn ká gbọ́rọ̀ látọ̀dọ̀ wọn. oh, oh barista láríwájú kazeem tí mo jẹ́ alága àwọn agbẹjọ́rò ní ẹ̀kún àkókò tí mo sì tún jẹ́ chairman antidope lórílẹ̀‐èdè yìí ní mọ̀nkí ládéládé lọ́balọ́ba lóyè lóyè àti gbogbo afọbajẹ pátá yóò máa ju yín ṣe òjòjò gbéhùn sílé gbéhùn síta kò ní bẹ́nikẹ́ni jà ìlú ò ní bàjẹ́ ògo wa yóò tán bẹ́ẹ̀ ni mo tún kí àwọn agbẹjọ́rò àwọn adájọ́ a ò ní ṣìṣe o ògo wa yóò tán ọmọlé ìwé ọpọlọ wa ò ní dọ́bà ògo wa yóò tán oníṣẹ́ ọwọ́ a ó máa rí ṣe ògo wa yóò yóò tán. ìyálajẹ ìyálọjà a ó rí èrè ọjà jẹ a ó rí èrè ọjà mú wálé ògo wa yóò tán. gbogbo ẹ̀rọ ìlú lápapọ̀ ní èmi barista kazeem ń ké ọ̀nà ló dé ẹnìkan ògo gbogbo wa yóò tán. èmi barista láríwájú kazeem tí gbogbo ènìyàn mọ̀ sí lọ́ọ̀yà kazeem ní kàrẹ́ àkókò ni mò ń ké nípínlẹ̀ ondo àti agbègbè rẹ̀ wípé ògo gbogbo wa yóò tán. bínú ó kọlura wọn lẹ́ẹ̀kan ni ẹ jẹ́ àwa jọ gbọ́rọ̀ lẹ́nu àwọn ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn. ẹ kalẹ́ sa o. ẹ kalẹ́ sa o. ṣàlàáfíà lẹ́wà o. adúpẹ́ sa o. báwo lọ́fíìsì yín o. ọpẹ́ ní fọlọ́hún. kí lorúkọ yín. orúkọ mi ni Sunday Oyèwọlé. ipò wo lẹ dì mú ní orílẹ̀-èdè yìí. àwa ni ilé iṣẹ́ tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní ilẹ̀ nàìjíríà ti ẹ̀ka ondo state. ọ̀dà ẹ̀ nípa ọ̀rọ̀ inú ilé ìjọsìn sọ títóbi ẹ̀ tí a pè yín lé lórí ń jó ni òun náà la torí ẹ̀ tá a ṣe pè yín jẹ́ ọmọ yẹn tiẹ̀ ti di rírí. gẹ́gẹ́ bí a ti gbọ́ títí di àsìkò yìí wọn ò tí ì rí ọmọ náà. àwa wá ti wá gbọ́ pé àwọn àjọ DSS ní orílẹ̀-èdè yìí wọ́n ti wá náwó láti wá gbé olùṣọ́àgùntàn àfa Babátúndé sọ́tí tóbi ẹ̀ fún ọ̀rọ̀ hmm. fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ǹjẹ́ hmm. ẹ lè fìdí ẹ̀ múlẹ̀. òótọ́ ni kò sí irọ́ tó wà níbẹ̀ òótọ́ ni. Mm ní tẹ́lẹ̀ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo ni ọ̀rọ̀ náà wà ní ọ̀dọ̀ wọn ṣùgbọ́n nígbà tí a lọ síbẹ̀ ní títà tí ilé tí wọ́n lọ síbẹ̀ ní àná a gbọ́ pé wọ́n ti kò ní wọ́n ti yọ kò ní ọ̀rọ̀ náà kó ti kò ní ọ̀rọ̀ wọn pátápátá pé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kó ti kò ní ọwọ́ wọn pé ó ti wà lọ́wọ́ àwọn àjọ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ talẹ lọ bá lánàá lọ́dún àríyàn ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Eh, ọ̀gá ọlọ́pàá ọ̀gá ọlọ́pàá gan ló sọ bẹ́ẹ̀ fún wa. èwo nú àwọn ọ̀gá ọlọ́pàá. cp commissioner police. ti ìpínlẹ̀ wo. ìpínlẹ̀ Ondo. òkè wọn láwọn ti yọwọ́ kú ń bẹ̀. pé àwọn òsì pé kò sí ní ọ̀dọ̀ wọn mọ́. ọ̀dà à ń gbọ́ yín tẹ̀síwájú. ẹgbẹ́ tí ọ̀sà gbọ́ lánàá lẹ́nu wọn. à ń gbọ́ yín tẹ̀síwájú. ok sir now nígbà tá a ti gbọ́ pé ọ̀rọ̀ ti wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ yẹ dss so gẹ́gẹ́ bí ohun tá a mọ̀ nípa ọ̀rọ̀ náà a kọ lẹ́tà sí wọn gbogbo nǹkan tí bí ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ bá ṣe gbọ́ bí ọ́fíìsì wa ti wà involve nínú ẹ̀ òun la kọ sí wọn àná èmi àti àwọn òṣìṣẹ́ mi la jọ lọ sí Eh, iléeṣẹ́ wọn nígbà tá a sì débẹ̀ then àwọn ìgbésẹ̀ tó ń gbé lọ́wọ́ báyìí definitely ó tẹ́ wa lọ́rùn. ó tẹ́ yín lọ́rùn. ó tẹ́ wa lọ́rùn láwọn ìgbésẹ̀ tó ń gbé báyìí. gẹ́gẹ́ bí ajagun ẹ̀tọ́ ọmọnìyàn. bẹ́ẹ̀ni. ǹjẹ́ olùṣọ́ àgùntàn nìkan ni wọ́n jẹ́ àfa babatunde nìkan àfa babatunde sọ títóbi ẹ̀ nìkan ni wọ́n ni wọ́n ń gbé fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ kì í ṣe onìkan kì í ṣòwò nìkan ni wọ́n mú. àti àwọn wo sà. àti àwọn ushers tí wọ́n wà ní ilé ìjọ níjọ́ tọjọ́ ètò níjọ́ tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀. ẹ àwa ń gbọ́ àwọn awuyewuye kan nílùú pé àwọn kan ń sáré káàkiri pé kọ́rọ̀ yẹn má bàa lójútùú ìjẹ́ iléeṣẹ́ yín náà gbọ́ sí. Ah, ọ̀rọ̀ yẹn ti ṣe ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gùn kẹlẹ́mọ̀ àwọn hmm. náà gbọ́ bẹ̀ sí ní ìsinmi àìjọ even news náà gbé ní àná tẹ́ bá fẹ́ fetí sí news ní seven o'clock láti breeze fm lánàá ó gbé à ń gbọ́ pé àwọn ọba kọ̀ọ̀kan àti nọ́ọ̀tì fún àwọn ọba nìkan àwọn politicians kọ̀ọ̀kan wà involved ní mátà yìí tán wá kí everything kó parí síbẹ̀ á dẹ̀ rí pé kì í ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ òtọ́ nǹkan tá a wà fún tá a fún tó ń dé lórí ò ní pé kí mátà yẹ kán bí lọ sílé ẹjọ́ Hmm. nǹkan tá a sàn fún ẹ bọ́tà à ń kí ṣe pé bóyá ó ti kúrò ní ọ̀rọ̀ bòkẹ́lẹ́ nǹkan news ló ń gbé lánàá pé àwọn ọba kan pé wọ́n wọ́n náà àti make sure pé wọ́n pa náà wọ́n pa you know don set tomato yẹn. Hmm. then not even only that àwọn politician kọ̀ọ̀kan wà àwọn gbóta rìkì politician kọ̀ọ̀kan wà bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ kí ọ̀rọ̀ náà ṣe kí ni kó parẹ́ so kì í ṣe ọ̀rọ̀ kí ni ó já wọn ní oṣù gbé lánàá gan kì í ṣe ọ̀rọ̀ kò kẹlẹ́ mọ́. kí wàá ní. kí lè ṣe wa dẹ̀ni kí lè o wa o tó tako tó tako nǹkan tó yẹ kí. iléeṣẹ́ yín náà iléeṣẹ́ yín náà tako. a tako. Hmm. kò tọ́ náà kò lẹ kò kò kò kò ṣe gbọ́ nítorí ẹ̀mí ẹ̀mí náà sọ yìí ẹ wo kò tọ́ mọ́ ẹ sí iye ọmọ ẹ wà báyìí náà. Hmm ǹjẹ́ tí wọ́n bá wá bá iléeṣẹ́ yín náà báyìí àwọn tẹ̀ ń dárúkọ tí wọ́n bá wá bá iléeṣẹ́ yín báyìí pé ẹ bá wọn jáwọ́ kú lọ́rọ̀ yìí ìjà tún máa gbọ́n nǹkan kan mọ́ ẹ̀yin àjàfún ẹ̀tọ́ ọmọnìyàn. Ah, ṣe ọ̀rọ̀ táwọn sọ tó wà ní kì í ṣe rọ́ọ̀gbọ kẹlẹ́mọ̀ ó ti di national issue. Hmm. so ah, kò kì í ṣe kàtà ẹ̀ lè fi gbòmọ́lẹ̀ mọ́ hmm. ó ti gbogbo àgbáyé ló ti gbò so kì í ṣe kàtà àtó ah, ah, bẹ́ẹ̀ àtó ah, bẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ tí mo ti ń sọ tí mo ń dúró lórí òun náà ni pé ẹjọ́ tó wà nílẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó wà nílẹ̀ yìí ká gbé lọ sí ilé ẹjọ́ not any how court we are talking about a court of competent jurisdiction mm. that I found bùkátà dúró lórí kan tí lè ṣe wá dúró lórí mi. ọmọ náà ọmọ igan kókó báwo ni ó ti jáde kí wàá ní ìfọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ fẹ́ ṣe pẹ̀lú àwọn àjọ DSS bẹ́ẹ̀ ṣe wà yìí àti pé bọ́mọ náà gan ó ṣe jáde níbi tọ́mọ wà. gẹ́gẹ́ bí mo sọ fún ẹ ní àkọ́kọ́ alátọ́kùn kò ní pé iṣẹ́ tó wà nílẹ̀ yìí à ń à ń àfíìsì àwọn àwọn àwọn tó wà ní àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ à ń ràn wọ́n lọ́wọ́ ohun tá a gbọ́ nípa ẹ̀ tó lè assist wọn nípa rírí ọmọ yìí à ń sọ fún wọn. tí n bá gbọ́ yín yé ó túmọ̀ sí pé àwọn àṣírí kan wà tó jinlẹ̀ tẹ́yìn náà ti gbọ́ nílé iṣẹ́ yín. ẹ̀sádò bẹ́ẹ̀ láyé ti fi tó àtikọ́ àtikọ́ sí wọn nínú rẹ́tà tá a kọ sí wọn. bẹ́ẹ̀ ni. ó dà. kì í ṣe àwọn ẹnìkan tó tó àṣẹlẹ̀ ni pé wọ́n ní ẹnìkan wà tó ń ya ọmọ yẹn níjọ́ sísẹ̀lẹ̀ ẹnìkan wà tó ń ya ọmọ yẹn ní fọ́tò so ẹni yẹn gan à ń fẹ́ ká pè é ká fi ọ̀rọ̀ wá ẹni náà lẹ́nu lò ó wà láà kata fún tasukọ sínú ilé wa sí wọn. Hmm. ẹni tó fún ọmọ ló ń jẹjẹ náà nǹkan tán ló fún bọ́ǹsì. bá a ti gbọ́ nípa ti mú òun náà ló ṣe gbọ́ hmm, bá a ti gbọ́ ọ̀nà kí ló làwọn ọ̀ṣà tí wọ́n kó. kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Sunday Oyèwọlé so à ń fẹ́ à ń fẹ́ ìrànlọ́wọ́ táwọn aráàlúbádìlẹ̀ tún ṣe láti rí pé ọmọ yìí ó di rírí ẹ̀jọ́ ẹ ṣe tù ẹ ká ṣe é hmm. kì í ṣe nǹkan tó ṣe é gbọ́ ìyá ọmọ yìí mọ̀ pé dẹ́dẹ́dẹ́ láti gbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kò lè dàbí ìkan ọ̀pọ̀lọpọ̀ kan láti sọnù ní ara ẹ̀ so ẹ̀jọ́ a fẹ́ kí a pàdánù èèyàn méjì hmm. so nǹkan tí aráàlúbádìlẹ̀ ṣe láti rí pé ọmọ yìí ó di rí ọ̀ ẹni tó tí ọmọ yìí bá wà ó jọ ó jẹ́ kí àwọn ọlọ́pàá ọ̀tún ọ̀ ó máa mọ ẹni nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pàṣẹ kan tó gbogbo àwọn ràn lọ́wọ́ o. àmín. orílẹ̀-èdè wa nàìjíríà ìrìn àjò sí Canada ti di rọrùn First Fragments Travels and Tours ló kórè o. Ìrìn àjò sí Canada ti di ọrùn. Ti ọrùn. First Fragments Travels and Tours Àyè ń bẹ láti gbé níbẹ̀ o. Kẹ́tù máa ṣiṣẹ́. First Fragments Travels and Tours o. Ìrìn àjò sí Canada ti di ọrùn. Ti ọrùn. First Fragments Travels and Tours Suit number twenty two A Orímọ̀ládé shopping complex lẹ́gbẹ̀ẹ́sẹ̀ Lewis primary school ọjà àsìkàngbọ̀n nílùú Àkúrẹ́ ní ọ́fíìsì ilé iṣẹ́ First Roymes Hawland Tọ̀sán Telephone zero eight zero six one six one one seven six nine. First Roymes Hawland Tọ̀. Aṣojú ilẹ̀ Nàìjíríà ni wọ́n jẹ́ ní ilẹ̀ Canada. Ìrìnàjò sí Canada ti di ọrùn di ọrùn. First Roymes Hawland Tọ̀ lọ́kọ̀ rẹ̀ mọ́mí ṣeun trading stores ìtaṣọ títà wọn gbà yìí wọ́n bẹ̀yẹ wọ́n taṣọ àǹkàrá lóríṣiríṣi wọ́n taṣọ ọmọ ilé ìwé lóríṣiríṣi wọ́n ń ta sultana lóríṣiríṣi wọ́n tún ta amúre lóríṣiríṣi o wọ́n mi ṣe o ilé ìtajà kan ń bẹ lákùrẹ́ olóyè mẹ́kùn tọmọdé tàgbà lú ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tọba tìjòyè ló ń rajà lọ́dọ̀ wọn ẹ má fi ilé ìtajà wéra wọn ilé ìtajà mọ́mí ṣe ọ̀pọ̀lọpọ̀ ọjà ló ń bẹ níbẹ̀ àwọn aṣọ táwọn ìjọsìn lé ìjọ kérúbù zion àtàwọn jerusalem ń lò bẹ́ẹ̀ ni wọ́n tún ń taṣọ pẹpẹ fún lé ìjọsìn aṣọ àǹkárá fáwọn aláyẹyẹ àtàwọn aṣọ léèsì tó bónírúurú kọ́lọ̀dé aṣọ ọmọléèwé aṣọ nọ́ọ̀sì fẹ́yìntẹ́ bá fẹ́ jí alára tó tà ẹ mọ̀ wulẹ̀ rẹ̀ kórè bàdàn mọ́ owó ọjà wọn ò sì ìtajà mami ṣeun trading stores wà ní ọmọláàrẹ house nítòsí post office àkúrẹ́ wọ́n tún lẹ́ka ní nọmba thirty four odò ìkòyí nídòjú conservation army primary school àkúrẹ́ tẹlifon zero eight zero double three eight nine four five six nine. títàṣà títà gbàgbà ìgbẹ́yẹ ẹjẹ́ àṣì ojú òpó lẹ̀ fún èèyàn ọmọ nàìjíríà zero eight one six two five one nine nine nine one zero eight one six two five one nine nine nine one ńlẹ́ ọ̀yùnkún ó ti dé ìta gbéborùn ọ̀yùnkún ó dénú tó bá di láago mẹ́ọ̀kànlá kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ pàdé wesco lórí ètò gbésìmí létí olóyè gbẹ̀ngà fúlàní ọmọ ọ̀dọ̀ àgbà ẹ káalẹ́ o báyé bá ń jẹ ayé ẹ̀ ní kàbínú ọlọ́run elédùnmarè hello. hello ẹ jọ ẹ bá wa ní rédíò yín lẹ ẹ jọ. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́mà kí ló kọ yín. ọba ràn yín lọ́wọ́ sí program yìí yìí o. àmì kí ló kọ yín ìlú wo lẹ ti ń pè wá. láti ọ̀wọ̀. à ń gbọ́ yín ma kí ló kọ. láti ọ̀lọ́ bọ̀bọ̀ láti ọ̀wọ̀ ló ń bẹ̀rẹ̀. à ń gbọ́ yín ma kí ló ń tẹ́ fẹ́. ọlọ́run máa ràn yín lọ́wọ́ sà. àmì. ṣẹ́rí mà nìyẹn ó ti pẹ́ tó ti ń ṣe ó ti pẹ́ tó ti ṣe tó ti ń jẹ ọlọ́run máa ràn yín lọ́wọ́ kan tí mo kàn lè sọ nìyẹn ẹ ti ṣe débì kan náà dẹ̀ máa ràn yín lọ́wọ́. àmì o àmì ẹ ṣé o. ẹ dì í mú ká dì í mú kó má jẹ́ kó kó má jẹ́ kó ń lọ o kó kó ń dì í mú dáadáa kó má jẹ́ gba bíráìbù kó ń dì í mú o tún pẹ́ tó ti ń ṣe gbọmọgbọmọ ni kì í ṣe pásítọ̀ èṣù ló ń ajá ẹ lè ṣù wà kò sí kò sí kò sí. ẹ ṣé o. hello ẹ jẹ́ ká tún fún ẹlòmíín láǹfààní àti pè wá hello hello ẹ kálẹ́ o. ẹ kálẹ́ sà. yes ma ta ló ń bá wa sọ̀rọ̀ ìlú wo lẹ ti ń pè wá. alájà láti ọ̀dà ròdù ni. à ń gbọ́ yín ma. ẹ̀ní ṣubú ẹ̀ní ẹ̀ní ṣubú ara o. àmín ọlọ́run. ẹrù ẹlẹ́rù ò ní da sí yín o. àmín ẹni ìdáyà títí ìbáṣe obìnrin ló bá bí tí ò bá jáde nínú obìnrin ló kù. Hmm yípa ọlọ́run á ka alágbára ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ ní ibi ọ̀rọ̀ ọlọ́rọ̀ yìí ti yí. àmín. eléyìí ló máa fi fàṣẹ mọ́. Hmm. ọlọ́run á mú o. ẹ ṣe mà adúpẹ́ o adúpẹ́ o ẹjẹ́ á tún fún ẹlòmíín lórí ọ̀fẹ́ àti pè wá. hello. hello. ẹ káalẹ́ o. káalẹ́ o. kí ló kọ yín ìlú wo lẹ ti ń pè wá. ẹ iṣẹ́ o ẹ má wọrí pẹ̀lú orúkọ àmì fọ́ọ̀mà. à ń gbọ́ yín. ẹ jọ mo ní àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín discọ́sì nípa yíṣù tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ lé lórí ìta. ẹ máa ẹ jọ nǹkan tí mo fẹ́ bá yín sọ ẹ jọ kí ló kan ọba àkúrẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ẹ jọ kí ló dé tó jẹ́ wípé kábíyèsí yín ní àkúrẹ́ ló ń ṣagbátẹrù àti rìlíìsì bọ̀bọ̀ yìí. báwo lẹ̀yin ṣe mọ̀ báwo lẹ ṣe mọ̀. olóòtú kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nípa yíṣu tèmi ò mọ̀ tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tó bá yẹ pé mo fẹ́ da nǹkan rú too much mo lè send ẹ sórí facebook pẹ̀lú gbogbo evidence tó wà lọ́wọ́ mi. because a ò mọ reason tí orí adé tó jẹ́ kábíyèsí ìlú agbátẹrù láti release the criminal why then commissioner of police then deputy commissioner pẹ̀lú eh, PPRO àwọn náà wà ń di ìbàjẹ́ ṣé tó bá jẹ́ wípé wọ́n gbé wọn láti kékeré ṣé wọ́n lè dé ipò tán wà ilé ni tó bá jẹ́ pé wọ́n gbé wọn wọ́n fi ṣètìtù ọ̀la ṣé wọ́n lè dé ipò tán wà lé ni ẹ jẹ́ ká wo àwọn kábíyèsí wa wọ́n ní wọ́n búra torí gbogbo ẹ̀ lámọ̀ wọ́n ní wọ́n gbé wúmà yẹn pẹ̀lú àwọn kan wọ́n kàndọ́gbọ́n gbowó lọ́wọ́ wọn wọ́n lọ búra èké látọjọ́ kan ti ní wọ́n búra láàfin èèyàn mélòó ni ìbúra yẹn mú ẹ jẹ́ ká wò ó ṣé ó dáa ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ la pé béwúrẹ́ èèyàn bá sọnù sà wọ́n lọ rìpọ́ọ̀tù ní tẹ̀sán ọlọ́pàá béèrè pé kalẹ̀ fura sí wọ́n lọ àrẹ́sì èèyàn kọ́mọ̀tì wàá sọ pé ọmọ. ó dáa ẹ ṣe ẹ ṣe. in fact ẹ jọ abẹ́ kí àwọn ará ìlú tó pàrọwà sí àwọn DSS láti ṣiṣẹ́ wọn káwọn náà má gba owó kán má gba àbọ̀dè. ẹ ṣe o. kán má gba àbọ̀dè kán jọ. ẹ lágbófinró lẹ́yìn náà tẹ́ ń sọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni. ó dà ẹ ṣe. bẹ́ẹ̀ ni ẹ jọ ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ rúra wa ọ̀rọ̀ rúra wa wò tán bá gbé wa láti kékeré àlè débi tá a délé ni. ẹ ṣe o ẹ ṣe. tẹ gbọ́ nǹkan kan tí èmi fẹ́ kí àwọn ará ìlú mọ̀ ni wípé obìnrin yẹn sọ̀rọ̀ wípé wọ́n fi ọ̀bẹ gbé ọmọ yẹn jáde nínú òun ni. ní alẹ́ yìí èmi fẹ́ sọ àwọn nǹkan kan ṣé ẹ rí gbogbo àwọn tó wà ń di ọ̀rọ̀ yẹn pátápátá ṣé ẹ rí ọjọ́ ìnira tọmọbìnrin yẹn tán fi ń fi ọ̀bẹ gbé ọmọ jáde ó máa tú àṣírí wọn láìpẹ́. ẹ ṣe sá because ọjọ́ ìnira ni ọjọ́ yẹn jẹ́. ẹ ṣe o adúpẹ́ o adúpẹ́ o. ẹ jọ adúpẹ́ ẹ ṣe ó dáa jẹ́ àsáré ṣe báyìí ká tó tún fún àwọn míì lórí ọ̀fẹ́ àti ìpè. ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ ní bẹ nínú igbó lóòótọ́ ṣùgbọ́n ọ̀kẹ́ dáyàtọ̀ láàrin wọn. bẹ́ẹ̀ lọ̀rọ̀ iléèwé àní adé model school rí iléèwé táwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ àkàyègè tí sì ń sọ wọ́n dé èèyàn pàtàkì láwùjọ kúlẹ̀kúlẹ̀ ètò ẹ̀kọ́ tó yè kooro là ń kọ́ àwọn ọmọ níléèwé wa àwọn olùkọ́ wa dángájíá bẹ́ẹ̀ làyíká iléèwé wa rẹwà ọkọ̀ bọ́ọ̀sì wà tí ń kó àwọn ọmọ pápá ìṣeré tó fẹ̀ dáadáa fún akẹ́kọ̀ọ́ láti ṣeré ìdárayá àtọ̀pọ̀ nǹkan míì tí mú kẹ́kọ̀ọ́ wu ọmọ kọ́ ló pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ ẹ̀ tètè máa mú ọmọ yín bọ̀ báyìí o nítorí ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ sí creche kindergarten nursery àti primary class classes iléèwé àní adé school wà ní twenty eight a fàdèyí street ọ̀ṣẹlẹ̀ nílùú àkúrẹ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè nọ́mbà wọ̀nyí zero seven zero three two one seven eight four four four tàbí zero seven zero six seven one six seven eight eight six àní adé model school iléèwé tí mú kẹ́rù gba ọmọ fún ọjọ́ ọ̀la ṣẹ. nọ́mbà aniade school tí ẹ gbọ́ láti mọ ọmọ yín lọ nọ́mbà wọn rèé zero seven zero three two one seven eight four four four zero seven zero thirty two seventeen eighty four forty four. ajá fún ẹnìkan àbí méjì lórí ọ̀fẹ́ sí ẹ láti ká lè bá wa sọ̀rọ̀. hello. hello. ẹ kálẹ́ o. ẹ kálẹ́. kí ló kọ yín ìlú wo lẹ ti ń pè wá. mo ìwà lọ́sọ̀ọ́ látàkùn. à ń gbọ́ yín o ẹ̀jẹ̀ bá mi sọ fún arábìnrin ọlọ́run àfọlọ́mọ náà rí o. àmì. ẹjọ ẹjẹ tó má búra kankan ìrí àwọn ọba nígbàdàn ní àwọn ọba ti ká tiẹ kó má lọ yìí lórí o. ó dáa gbogbo àwọn ọba tó ti ká tiẹ kó má lọ búra kankan. ó dáa ṣe. wọ́n ìlọ yìí lórí àtàwọn ọba àtàwọn olóṣèlú ẹ̀yẹ dúdú ní wọ́n o. yẹ sá ẹ ṣe. ìyẹn máa tún ní orúkọ jésù ìjọ àtúwà bí ìyẹn máa tún. ẹ ṣe ọlọ́run lọ́wọ́. yẹ sá. báwo. yẹ sá ọ́fíìsì aláròyìn kan pàtàkì lára àwọn sójà nílẹ̀ yìí adúpẹ́ kábíyèsí ọba ọ̀gá tìlú àgàmọ̀ adúpẹ́ o barista ay aliu barista davis ebiriku barista dada john pẹ̀lú barista túnde falọdún báyé bá ń jí ayé ẹ̀ nìkan bínú ọlọ́run elédùnmarè nọ́mbà wa rèé lẹ́yìn ètò zero eight zero two one one seven seven seven seven five zero zero eight zero two one one seven seven seven seven five ó dàbọ̀ ó di lọ́sẹ̀ tí ń bọ̀ o. máa bọ̀ o alórí ojúrí ọ̀rẹ́ mi ẹni òru tí a nílé ò ṣe nǹkan orí ara rẹ̀ ni ó fi gbé. máa bọ̀ o ilé ayé àfọwọ́bá filẹ̀ ni òun kálukú ló mọ̀ bá wá o òní ọ̀wá. àti mo ní ọ máa bọ̀ o alórí ojúrí ọ̀rẹ́ mi ẹni òru tí a nílé ò ṣe nǹkan orí ara rẹ̀ ni ó fi kú máa gbọ́ òun ilé ayé àfọwọ́bá filẹ̀ ni òun kálukú lọ́mọ bá tirẹ̀ wá òun iṣẹ́ òun lọ́wọ́ máa gbọ́ orí olórí ọ̀rẹ́ mi ẹni oró tí a ní ni ò ṣe nǹkan orí ara rẹ̀ ni ó fi fa máa gbọ́ ilé ayé àfọwọ́bá filẹ̀ ni òun kálukú lọ́mọ bá tirẹ̀ wá òun iṣẹ́ òun lọ́wọ́ ọ̀nì ọ̀ máa gbọ́ o àlọ́ lójó. any route and music.